ليس بنبي ولا رسول لكنه صالح من الصالحين وولي من اولياء الله وصفي من اصفياء الله سبحانه وتعالى ولكن نضمن اداء قد شكر لله سبحانه وتعالى نعمه بان رفع ابنه تربيه سماويه الهيه أوصوا بوصايا عديدة حتى لنا سبحانه وتعالى وصاياه لابنه حتى بلغ قوله يا الصلاة وأمر بالله صلى الله عليه وسلم وبين لنا ما تعلق بالأمر بالمعروف والنهي عن المنكر حق البيان وأتمه فصلوات ربي وسلام عليه وبين لنا ما تعلق بالبيوء صلوات ربي وسلام عليه ومن ذلكم أن الإنسان إذا قدر على تغيير شيء مما يخالف شرائع الله سبحانه وتعالى في سوق قومه لا يسمح له في هذا الدين الحنيف أن يجلس في بيته ولو القدرة على تغيير هذا المنكر إلا أن يواجه على السوق بالحكمة والموعظة الحسنة هذا الذي أقام رسول الله أقام رسول الله صلى الله عليه وسلم من بيته وتوجه إلى السوق فقال يا معشر التجار فلما رآهم يا أهل السوق رفعوا إليه أعناقهم واستمعوا واستجابوا لدعوة رسول الله صلى الله عليه وسلم فقال لهم إن التجار يبعثون يوم القيامة فجارا إلا من اتقى الله وبر وصدق هذا الذي كنا بصدده وبشره منذ ثلاث جمعات وسنستمر بعون من الرحمن بما تعلق بهذا الموضوع في هذه الخطبة أيضا إن شاء الله تعالى وقال فلما بعد سواء المسلمين أن ترى لكي قراءة قرفان النبي صلى الله عليه وسلم أن ترى فناتبع ما جاك يفمبوا الله بنا سألكم كي النبي بني سألكم لاري أتي أمر أتنا صحابة كي أوناك ولا متوقع بلو النبي صلى الله عليه وسلم نجو قبل الكيامة أمي أنواسي mo ń fi àṣìkò rírà ní tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí o sẹ́nà lẹ́yìn tí ìbẹ̀rù rẹ̀ a ní takùnlọ ẹjẹ́ akọnu ọlọ́run ẹjẹ́ abẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí sì pàwálàṣẹ àtàwọn tó lọ sáájú wa a ní takùnlọ ká fi ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ó ti sàdéhùn

tí kọ̀rọ̀ wà burúkú jáì ọlọ́njọ́ jàre ìbẹ̀rù àwa àti ẹ láàrin àwa àti ẹ ní kọ̀rọ̀ jí ọ dáa ju gbangba wa lọ jàmáà kútúbà ìsílísílà ni ọ ń tẹ̀lé tó ti lọ a ní Allah subhanahu wa ta'ala ó ṣe ìdẹ̀ra rẹ̀ fún ọ̀kanú àwọn ẹrú fẹ́mi àtẹ̀yìntà ìsì ànàbì ọlọ́run rán wáńṣẹ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ti sànú àwọn èèyàn kan rí wọ́n èsì ànàbì ọlọ́run wọ́n dáa sọ́lọ́n wọ́n mọ́lọ̀n lọ́rẹ̀ ọlọ́n náà mú alọ́rẹ̀ bó onírú wọn ní a ṣe fi la ń sọ́bọ̀ láti ẹjọ́ yìí tààfi débi tí ń bọ́ ma rẹ̀ sọ wípé ìrẹ́ ọmọ mi máa kírun ẹn tí ọba kírun pàdé ọlọ́run kò rí bí wọ̀lálíkì àmá o máa kírun o ẹn tí èbá kírun kèfèrí ni o máa kírun o ẹn tí èbá kírun wọn ò ní fílì fọ́ọ̀mù fún o ọ̀rọ̀ rẹ̀ ìrújú ń o lẹ́yìn rẹ̀ tọ́ ọba ti wá ń rí dáadáa máa sọ fáwọn èèyàn tó bá ti ń ra ìdá máa kọ̀ fún wọn eléyìí ibẹ̀ ni agbẹ́ni tàà tí ń sàrẹ̀ láti ìjọ yìí àdúsà sálám ó wá wá láti liyutammima makarimal akhlaq bu'ith wọ́n gbé dìde gbogbo ẹ̀ nínú ìran wa bá ṣe máa ṣe rẹ̀ ẹ̀ lórílẹ̀-èdè wa àwọn dáadáa rẹ̀ táwa náà mọ́ dáadáa láàrin ara wa wọ́n gbé ànàbí dìde kó wá bá ní parí gbogbo ẹ̀ ọwá stamp ẹ̀ ṣe dára tẹ́ ń ṣe ọdá apọ̀ ṣùgbọ́n ẹ̀fẹ́ léìkó ṣe dára tẹ́ ń ṣe ọdá ṣùgbọ́n náà tẹ́ ń gbá ń ṣe ọdá ẹ̀yọ léìkó anábì wọ́n tún gbèrè kó tó wá ṣe léyìn fún wa ìlọ́fà tó fi jẹ́ pé kéèmẹ́ tó lóhun ọ̀fẹ́ bá nìbí wà nìjẹ̀ náà pé ayé lóhun mú èèbò ló ń bá lọ anábí náà lọ́wọ́ tó tẹ́lẹ̀ tí ìráyè lò bọ́ọ̀tẹ́ràn àwọn tí wọn ọgbọ́dọ̀ mẹ́nìrìn náà yà sí ara àdánwò tó bá wa oníkáàfọ́ ọlásẹ̀sọjá kọ́ wá jẹ́ pé owó àwọn ará ọjà ni ó máa gbà kùránì mẹ́tamẹ́ta lóṣù babalọ́jà ẹlọ́rẹ́sẹ̀ ìmáàmù ni wó pè wá yọ́ ma jẹ́ ẹ̀mẹ́rin lọ́dún a sì ma pa màálù fúnfú kan òfò ní wọjà ikú ọ̀wọ́wọ̀ kò ní wọjà yìí tí ìnáwà tí a ṣẹlẹ̀ lọ́jọ́ bram tó kàn láyé òkè pé tẹ́lẹ̀ kẹmọ́rùn kàmí ìsáwà àfá láti bá yín gbèsè ẹ̀mẹ́rin lọ́dún ó só ṣùgbọ́n lópinlẹ̀ ká máa ṣe kìíní ajó sí àfá àtàwọn ará ọjà ẹ sọ fáwọn àfá wípé wọ́n ń fa ni kìsì náà ní ẹ̀rí wa o ni athar Umar bin Khattab tí máa mú lọ nígbà tó di kọ̀lífà ọjà ni máa lọ tó àti adọ́jà tó bá ti rí kanú àwọn ọlọ́jà yọ́ ma bílẹ̀ rí pé owó tó ṣe àti tó fi wọ́n àti báyìí kí nìdàjọ́ ọlọ́run lórí ẹ̀ bá ṣe bá táà ń ṣe lọ́jà náà kúmọ̀rù ọjà lọ́rẹ́ ti sọ́ọ̀bù gbalé mọ́ wà sọ́jà torí pé ilẹ̀ ma ń fa ègún wọnú ìlú ìsẹ̀mí wa ti somọ́jà àájẹun osomọ́jà àáwọ̀ bàtà ní osomọ́jà àáwọ̀sọ osomọ́jà gbogbo ìsẹ̀mí wa pátá osomọ́jà tí ọjà bá wá ti wá jẹ́ wípé tí ọ̀dá òní wọ́n se ń bẹ̀ aburú náà wọ́n ma tàfúnlù jẹmọ́ àtàbá sí lọ wò dúẹ́dẹ́ díẹ̀ díẹ̀ ẹgbẹ̀rún ti sí alátọjà ẹgbẹ̀rún ó ti síwá láti gíní o látọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi wọ́n bá ti pè lọ́jà ààyè ìbínú ọlọ́n níbẹ̀ ibi wọ́n bá ti pè mẹ́sálásí ìlàyè yọnú ọlọ́n ibi tí sì máa bọ́ sọ́jà àwọn ibi tọ́lọ̀wọ́ bò nífẹ̀ lórílẹ̀ onílọ̀dálẹ̀ rẹ̀ lọ́dá nǹkan o ṣùgbọ́n àwọn ibi tó pín ìbínú rẹ̀ sí àwọn ibi tó ẹwà ohun tí ń ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam ìwá ń ké gbàjáde fáwọn ará ọjà wípé ẹ̀yin ará ọjà iná tùjàr ẹ̀rí gbogbo ẹ̀yin sówè yub'athuna yawm al-qiyamah wọ́n gbé ní jọ́gbẹ̀ alkiyama fujaran nígbèdìde jàndùkú tọ́ọ̀gì ọba nǹkan ọ̀dá nǹkan sẹ́wọ̀n tán sọ ọbọ̀ sẹ́wọ̀n tán bí n sọ fún wa kí sì ni ọ fà àyàfẹ́ ń bá sòdodo nù yí tó fi bẹ̀rọ lọ́n tajà rẹ̀ tó fi òótọ́ tó fi bá àwọn tí ń rajà lọ́dọ̀ wọn lò àtàwọn tí ń tajà fún eléyìí o lọ́wọ́ gbé wa dé ọ̀rọ̀ àwọn mímọ̀ nípa ìǹkẹ́rù ìmúnkẹ́r táa bá rí tí ọ̀dá lọ́jà gbogbo ẹmbá ti lágbára láti lè túnṣe gbogbo àwọn lè túnṣe kò gbọdọ̀ jókòó kalẹ̀ àti kó lọ túnṣe nítorí pé yọ́ kan òun náà ará alẹ́ rẹ̀ làwọn ará ọjà tí a ń jẹ kòkòrò burúkú tó ní ṣe wọn ní pé apá kan lágbára èèyàn kára ti tún ṣe mẹ́ bọ́yọ́jà ti ẹ̀ tóbi ibi wọ́n ti mayàn abalakanẹ́ ti mayàn no ibi wọ́n ti gbà fúnyàn ibẹ̀ náà kọkùrọ̀ mọ́ lọ́ọ̀bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú ṣe sí rẹ̀ ilà wọn àfá ìtí wá yọ ìdàjọ́ ì ó ń ṣe ọlọ́mà lọ sọ́jà láti ṣe àtúnṣe in tó bá fẹ́ mẹ́ẹ̀ láti lọ kó àwọn ará ọjà náà torí ará ọjà wọn ò rè tí gbọ́wàásì bó láti rówó mọ̀kọjàdé ohun èmọ̀ tí ìtajà yìí wọ́n ti ti kó mi ìdè tó ti lẹ́ẹ̀sì sí tí mo kó dé ìjọ ma ro gbogbo ànú bó ní kápítà òsè nílọ bó ní sáréta ilé ìmẹ́lẹ̀ o èdò kó mi náà dé bó ní ìse fi ànábì tó wá máa gbé ọ̀rọ̀ ọlọ́lọ́ ọba wọn kò kalé ká má bà ṣòfò láti bẹ̀ àwọn àfáà náà lẹ́tọ́ àti máa lọ ọjà jẹmọ́ ẹ̀wọ̀n tí ń gba ọjà mẹ́yìn lọ yóò ti mú polybag yóò ti kún ní ọ̀rà ìkápò yóò máa làgbó ìyàn ara ọjà yìí olúwa ní sọ fún pé kẹ dá kátàkárà dúó fún bí ọgbọ̀n ìṣẹ́jú tó ń fẹ́ gbáyín sọ̀rọ̀ wà láì ó sì wà tọrọ owó ni ọlọ́run kò bá sọ̀rọ̀ ngbọ̀báyá yọ́ wà ní kí wọ́n dẹnu pólíbàgì wọ́n dákọlẹ̀ o n kálùkọ́ ma kó nǹkan abẹ́ àwọn tí wọ́n ò ní àjọsí pẹ̀lọ́lọ́n àwọn agbódegbà ṣẹ̀ìtọ́n kí ló sì fa ọjà wó ní ọ̀sá àfá mẹ́ ṣùgbọ́n àfá òní mẹ́mẹ́

gbogbo àwọn àfẹ́ẹ̀sìn wọ́n lẹ́tọ̀ kọwọ́já àwọn kọ máa o wọ́n ní ẹ̀tọ́ kí wọ́n máa sí àárọ̀ ọjà náà wọ́n máa sí wọn létí kí wá ní ọ̀fà ilé òun náà ni àkọlé kútúbáyé nì tí ó tún máa tẹ̀lé tàbí síwájú fún wa àti solúsàn fáwọn àárọ̀ ọjà inṣàlá àápàdà yà wọn ìdájọ́ kan bí àwọn ìmìnà Rahman tó ní bá ṣe pẹ̀lú owó sẹ́sìn ni àbígbàwó àápàdà sàlàyé insha Allah جاء في السنن عند الإمام أبي داود عند الإمام الترمذي رحمه الله وفي السنن عند ابن ماجه رحمه الله من حديث قيس ابن أبي غرزة رضي الله تعالى عنه وأرضاه هذا الصحابي الجليل قيس إيه دادان إنيرني ọlọ́kàn rẹ̀ lẹ́ni Qaysu ibn Abi غرزة بالفتحات hadithi tàbá tí olówó àwọn àfẹ́ẹ̀sìn ọlọ́run dákun bá ní kẹwọn tí wọ́n ti bọ́sálì kìí àmà bá ní kẹwọn ọlọ́run dákun àwọn tó bá jẹ́ pé o ti ń kẹnu wọn tí ti wà láàyè kẹ ọlọ́run bá ní lékún kẹwọn dákun ọlọ́run ọba àwọn tí ó bá ní kankan tó ń fi ń bí wọ́n báyìí ọlọ́run dákun bá ní sàmójúkò fún wọn àwọn àfẹ́ẹ̀sì sí wà láàpọ̀ ẹwù kọ́ ìsù yìí olówó ni tọgbà dídì tàfẹ́ gbà wáyíwá bú oló se wá ráyè fi ìdí òwò rẹ̀ lẹ̀ tó fi wá kẹrọ àṣàṣàlám sallallahu alaihi wasallam ó sọ́jà kọ́ ìsùta wọ́n wí ìtàrà ọjọ́ ó fi kí èsára wọn dáadáa nù pé wọ́n gba àdíìsì kan wá látọ̀dọ̀ ọkọ̀ ìsù sọ́dọ̀ ní sàásálàm àdíìsì ẹyọ kan tó nínú rẹ̀ kẹ́yìn àrọ ọjà kẹ́ẹ̀lẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe rí sẹ́sìn bó ṣe rí jọ náà bá wa lọ́jà ǹjọ́ kan láti ilé rẹ̀ ọjáde wà bá wà lọ́jà wa kunna fi áàdì rasulillahi sallallahu alaihi wasallam nusamma as-samasirata bẹ́ẹ̀ sì ni lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àwa olówó yìí ó kọ tí a máa pè wá o ni jámù fún simsar tí sínú rẹ̀ ń jẹ́ samsarọ̀ ọkọ̀ tí a máa pè wá ti pẹ́ ń jọun kọ́lẹ̀lẹ́rìn sàásálám òun ni ìtúmọ̀lẹ̀ yóò bá ní yóò léèbò middlemen ni a máa pè wá ẹ mọ́ pè ní lọ́jà ní ìsìn wọ́n pè ní oúnbàràndà ọkọ̀ tí a máa pè gbogbo wá ń jọ náà lọ́n ó ṣùgbọ́n ẹ jẹ́ àwọ̀ olùkẹ́lìmọ̀ bàràndà ká pè ní agbódegbà ókọ̀ tí a máa ń pè wà náà Ànábì sallallahu alaihi wasallam wá sọ́jà fasamana bismin huwa ahsanu minhu Ànábì fẹ́ bá wa sọ̀rọ̀ ọ fẹ́ sọ ẹ̀tọ́ Ọlọ́run ọba fún wa ọwá sọ wá lóókọ mìí tó yàtọ̀ sí ókọ tí a máa pè wà tẹ́lẹ̀ ohun tó wájú ókọ tó dáa ju tàkọ́kọ́ lọ kódà wà kúnnà nùsánmì àǹfúsánà àwágẹ́ máa pẹ̀rẹ̀ wa lóòkọ́ tẹ̀ntánà bíbá ní chéńjì ohun fasamananas àwọn èèyàn náà máa agbódìgbà àtẹntọ́lọ́jà tó fẹ́ ta àtẹntí ọ̀nàjà tí wọ́n ta gbogbo ará ọjà ń gbáhùn sàmásírọ̀ ni a máa pè wọn agbódìgbà awambo asamásírọ̀ tàbí ká ní asamsárọ̀ kí ni ń jẹ́ àsámsárọ̀ o náà ni àtàwásútù bainal muta'aqidaini li itimami ta'aqudi aw li imudo ilbai ìjí alágàta láàrin òun rà àti òǹtà tí ń tàn méjèèjì ń fẹ́ ó fi rí bẹ́ mọ́ fẹ́ tajà èmì fẹ́ rajà mọ́ wá ṣiṣẹ́ bí ẹn tó lọ́jà lọ́dọ̀ yóò ṣe rí ẹn fẹ́ rajà rẹ̀ mọ́ wá ṣiṣẹ́ bẹ́ ni tí ọ fẹ́ rajà ó ṣe rírù nǹkan tí ń wá kí ẹn tí bá wá ń ò ní الوسيط بين المتعاقدين لإمضاء البيع ẹni tí ń sáré sókè sáré sódò láàrin olùta àtolùra kí n tán méjèèjì ń fẹ́ kó lè rí bẹ́ tí wọ́n bá ti wá ju ẹyọ kan lọ wọ́n ma pè ní sàmásírọ̀ jama'a sí nke ìwà ní islam tó bá wà kí ló kọ̀tẹ́sí pé tó bá tún wà kí ní pìlẹ̀ rẹ̀ kí ń dẹ̀lì lórí ẹ ó súnmọ́ kí ìyàn jẹ́ kútúbà àjọ mẹ́jọ bó ti ẹ̀jẹ̀ wípé ó wù mí kápò ní ká sọ́tìn tó Ramadan ti súnmọ́ káfílé parí wàsọ́yà Lukman yòókù jùmọ́ táà sì ní fún Ramadan ní ìsìn kò dájú pé ó pé márùn-ún má gẹ́rẹ́gẹ́ kò dájú ó lè pé o kò dájú bí oṣù ká àtijọ́ méjì síjọ́ mẹ́ta ala kulli la ilaha jama'a ẹ mẹ́sàfà nàbí o salawatu rabbi wa salamu alayhi kakọ̀kọ́ mú ló dìdí anábì sallallahu alaihi wasallam ọlọ́ọjà ó sì mọ̀ wípé sàmọ́ sírọ̀ ni a máa pàwọn ará ọjà agbódegbà táwọn èèyàn mọ́sùn báràndà kọ̀wà àbẹ́ ó wá ní hmm ya ma'ashar tujjar ẹ̀yin oníṣòwò mushkila kan wá dé kí ni rùjú yẹn Ànábì sallallahu alaihi nígbàtọ̀ bá wọn tí a ń sọra wọn ní sàmásírọ̀ kò sí mẹ́ nígbò òdé tó wá fẹ́ change ẹ̀ ó pè wọ́n ló kọ mí kọ wà sọ̀rọ̀ nípa okò àkọ́kọ́ sí ẹ̀ lè pọ́n sówò mẹ́ bákanáà nígbàtí rọ́wí kọ́ísù ibùnà àbí gọ́rọ̀zátà tó fẹ́ dáun ó ní fàsàmánà bismin huwa ahsanu minhu ó kò ìta àṣọ́ra wa tí máa ń jẹmọ́ mẹ́sí mi gbọ́ ẹjẹ́ tó padà mo fẹ́ kí àwọn nǹkan kan bí nítorí wípé gbogbo àwọn tí wọ́n máa dọjà rú àwọn bàràndà ni máa dọjà rú in tó sì fa ni wípé wọ́n ti fún wọn mọ́kànnà wọ́n mọ̀ pé sẹ́tà wọ́n ń seun iṣẹ́ àlàálì ni ṣùgbọ́n ìfún fún ọmọ sàfàdì nàbí wípé ẹ mọ́ ìpìlẹ̀ rẹ̀ náà kẹ́ tó wá rí tẹ́ fi kún fúnra yín sẹ́mùsọ́rọ̀ ìsagbódegbà láàrin mo fẹ́ tà àti mo fẹ́ rà ó dúó láàrin ìfúrọ́tù àti tẹ̀frit láàrin àṣejù àtàṣe ètò ibẹ̀ ni wà láti wọlé ṣùgbọ́n ìfẹ́ kórùn mọ̀ ojú yẹn lénìí arkanu ẹ̀ aṣọ olórígun kí ló bí inú ẹ̀sìn tí ó bá jẹ́ akídù ìjárọ̀ yóò jẹ́ akídù jàálà kí ló bí ṣùgbọ́n ìsá ìfẹ́ kò ń bí torí hadithi gangan ni fókọ́sì wa fún jumaini la ilaha la ilaha illallah sallam ó gbọ́ tí ń pa àwọn ará ọjà ní agbódegbà jẹ́mọ́ ìjọ́nà náà àti ẹntọ́lájà tó fẹ́ o ẹni tí ń tajà fúnra wọn tí a lọ́jà wọn àwọn ará ọjà ọkọ̀ tí ń pèrà wọn náà fúnra wọn báwọn náà bá dé wọ́n ń pín àbẹ́ agbọ́dẹ̀gbà èlò lẹ́ta ráìsì yìí ọlọ́jà gẹ́gẹ́ ní báwọn sọ wípé ẹnfẹ́ gbajata ó tó pé ẹnfẹ́ gbajata àtọlọ́jà náà nǹkan ọwá sùn ló kọ oníṣòwò sẹ́mọ̀ pé ànàbí lòun tó bá dáre lórí nǹkan ẹ̀sìn ni bọ́sọ̀ lórí nǹkan ẹ̀sìn ni kí ló dé tí ò fi chéńjì ó kọ wọn pátápátá kó fi nǹkan kankan rinlẹ̀ láti sọ pé àdìbí ọ̀wà sọ́rọ̀ lórí ẹ̀ ẹn tó tún wá gbà dìísì wá nígbàtọ́ nọ́ọ̀tù máa mọ́rọ̀ wà ó ní fàṣàmánà bismin huwa ahsanu minhu nígbàtá mi bí ọwà pé wà lóòkọ́ ó kọ́ tọ́ dáájú ó ń bàràndà alágbàtà ni àwọn mímá ọlọ́mbà ní kẹwọn jẹmọ́ ẹ̀ nífẹ̀ẹ́ àwọn àfáà ẹ̀dàkùn wallahi ilé ayé wọn wà lálẹ̀ wà fi sí kò sí ní rí bẹ́ẹ̀ olówó wo ló lè sọ fún àpò dídí ó amẹ́jì aṣojú òṣìṣẹ́ oṣù kan wípé ah, bóhun sì se wá gbọ́ ọ̀rọ̀ lọ́yẹ gbogbo èrè tó ń bá jẹ lóṣù yìí ohun ni mú wọn nìrà lọ lẹ́m̀bẹ̀ ọjà náà lọ́wọ́ tí wọ́n fi sàárá àwọn àfáì in táwọn ní lọ́dọ̀ wọ́n máa na tán fún yín in tí ó tù sí lọ́dọ̀ wọ́n táìmù wọ́n tún náà tán bá kankan ní pọ̀lọ́ ànàbí yìí báyìí wọ́n wà fẹ́ sọ fún wọ́n sọ gbogbo ẹ̀ta tí nǹkan bá tún yà lọ náà bò mí tí ọjọ́ mọ́ tí a fi bẹ̀rẹ̀ wọ́n ìntẹ́ fi lè bá àwọn aná tí a tán sójú ọ̀nà ọlọ́run ẹ̀yìn mẹ́sẹ̀ ìtẹ́ fún yáwó kú èntẹ́ fọmọ́ èntẹ́ fúnraí èntẹ́ fipamọ́ èntẹ́ tún fi búùsì òwò wọn ò ṣe mú lọ́ta o àwọn àfún èsẹ́ tí a máa mú lọ́ta o jàmáà wọ́n wà láyé ní o wọn ò sí láyé ní o wọn ò ṣe mú lọ́ta o àwọn afẹ́sì àkọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn oníṣòwò lóòkọ̀ tó dáadú tìntìn títẹ́lẹ̀ lọ àwọn àfáà ní kí ló fàtánàbí fi dáalé lórí tẹ́lẹ̀ sẹ́kọ̀ọ́ pé ìjẹkújẹ wo lẹ̀ ń jẹ́ ẹ máa jọ ń sówò àti gbà pé gbónú ìjẹkújẹ yìí ó mì pé samsarọ̀ àgbọ̀dọ̀ jẹ torí kò sí nú ẹ̀sìn ṣùgbọ́n ń bẹ nú ẹ̀sìn anúbí sí tẹ̀ẹ̀ àtúnṣe ọwá ní ẹ̀yìn ó ń sówò nítorí kí ló fi sọ bẹ́ àwọn mẹ́wàá bọ́bẹ́ wọ́n ní àkọ́kọ́ táà bá lọ wò pìlẹ̀ owó owó na náà tí ma pèyàn ní oní kátà kára tí ma ní agbóde bá rówó gbọ́nà méjèèjì níbẹ̀rẹ̀ wọ́n túnmà ni wọ́n a ní ń ẹni tí ń sáré sí ẹ̀rà ọjà ìwà òkè èmi gan alhamdulillah ní ò lè parọ́ fún yìí ẹwà tí mo lọ mú ìwà lẹ́nu gẹ́ẹ̀tì sẹ́ẹ̀mẹ̀ pọ́ntọ̀ nǹkan lọ jáun ẹwà mo ti lọ mú lẹ́nu gẹ́ẹ̀tì mo rí ní mùsùlùmí èmi náà kẹ́kọ́ mọ́sùkì ní sí ni wa ẹyọ́ òsìlé mọ́bẹ̀ ọwà mú bọ̀ sọ́dúntọ́ sọ́dúntọ́ sọ́dúntọ́ ó fi hàn ara wọn àìsọ̀dájọ́ àrámù ti mẹ́mẹ́ àbálàlì ti mẹ́mẹ́ ó sì báhùn ẹn tó kó náà làpò ọlọ́ọ̀jà ìntọ́ ó lè nídìí nǹkan ó lè mọ́ nídìí ẹ̀ ọfẹ́ ọlọ́ọ̀rẹ̀ ewúrẹ́ yóò wà tàpàdà fáwọn èèyàn ẹbá ń ra ẹ̀ẹ̀tàfóhùn ẹ̀ẹ̀ sí

àìsí ìsọ̀rọ̀ pé tẹ́ni àkọ́nṣẹ́ ti di àrọ́mù ìṣẹ́ sí kan bẹ̀tọ́pọ̀ méjèèjì pọ̀ anábì wá wò wípé èyí tó dáa jù níbẹ̀ ti papọ̀ ń pa pé ẹjọ́ ń wá owó ni owó àlàálì láti ní ìdí kẹwa ẹ ti wá papọ̀ ń bí nkankankan ọdá ìgbà tí nkan ti rùn bí àkọ́kọ́ náà a lè pè ní àrọ́mù ṣùgbọ́n ẹ máa jẹ́ báyìí hmm, kápé ilé kéúláwà tàwásù tún lè wà jùbá lọ ẹ́yàtọ̀ sí kútúbà ẹwà tí wọ́n jámù nǹkan mẹ́wà àwọn ìmọ̀ ní nǹkan mẹ́ tún bẹ̀m̀bẹ̀ wọ́n ní samsaro gangan èdè wo ni kèèsè èdè lárúbá nípìlẹ̀ samsaro sẹ anúbìsọ̀ àṣálàm kọ̀ wà fẹ́ kí wọ́n máa lo gbólò mọ́ ọwọ́ afẹ́ fún wọn ní gbólò ń tèdè wọn tí ó yé wọn tó sì mú àpẹ̀lẹ́ lọ tó yàtọ̀ sí takọ̀kọ́ yìí tó múrù jùlọ tó tó má pẹ̀lẹ́ lọ wàtìjárọ̀ híyà mínìlẹ̀ ní gbólòun tìjárọ̀ èdè rárá ni ó yé wọn ànábì wá fi èdè wọn àti tó yé wọn tó má pẹ̀lẹ́ lọ ọwá fi pè wọn àwàmọ̀ ìbéèrè kan tó wá sẹ́kù gbónáhùn ahsana minú ma mana ma wajihul ahsaniyya fi hadha al-qawl ó wá sẹ́rí wípé la ilaha illallah àwọn èèyàn náà gbọ́rọ̀ yẹ tipẹ́tipẹ́ àwọn mímọ̀ wọ́n ní al-urful am tàbáníkà mọ̀ sọ́nà urful am ìṣesí tó jẹ́ wípé ọkàrí ilé ọkàrí oko lárúbáwó ní èèbò ní yorùbá ní haúsá ní kòkó wasásùn ó ń kálukú ní ọwà tó jẹ́ pé fítírọ̀ ọlọ́run in ló fi fi sí ọpọlọ ló fi sọpọlọ gbogbo wa fítírọ̀ ọlọ́run jẹ́mọ́ tọ́lọ ń bá dákẹ́ lórí ìran obìnrin tàà lè fẹ́ ọdákẹ́kọ̀ sọ̀rọ̀ pé eléyìí fẹ́ eléyìí má fẹ́ ìjó lè wà ní wa láwọ èèyàn ní o kí ọmọ fẹ́ yà rẹ̀ kò ní alẹ́fẹ́ mẹ́rì kọ́dà gbogbo obìnrin tó bá ti wà láàfin tó bá míì bá ti gbésẹ̀ tí míì wá jẹ wọ́n máa pìyàn lólórí kò sí ọba kan tó súnmọ́ ìyá rẹ̀ ìdọ̀lá ni kò sí Islam lára wọn jọ náà lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ gbogbo obìnrin tí ọba tuntun bá jẹba láàfin náà olú ṣẹ̀ṣẹ̀ máa kún ìyàwó mi ti ń kó bọ̀bọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ fẹ́ mi olùrin wọn máa pẹ gbogbo wọn náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n máa súpó náà lẹ́ Yorùbá jọ tipẹ́tipẹ́ tí wọ́n ò sì sí ní èjì àǹsúnmọ́ rẹ̀ ẹni má torí wọ́n gbà wípé obìnrin wọ́n èéṣẹ́ ń tó lè dáyé ara wọn ṣe mọ̀sánbọ̀ lápapọ̀ a ní tí a lábá ní tí ẹ̀ àwọn ìṣesí ti pẹ́ ti pẹ́ o ní pé kí wọ́n pé èèyàn ló lówó lẹ́ni ìlú ó mú ẹ̀rìn bóòdé lẹ́nu èèyàn ju wọ́n pé èèyàn ní agbódegbà lọ kódà kò jẹ́ pé túnmọ̀ nǹkan ganáà ní padà wà ń jẹ́ torí tí ń ṣe mò ń wówó ilé náà àwọn àfáà ní kí ló fàtánà bí fi change nǹkan iná là ń sọ́bọ̀ sọ́rọ̀sọ́làm nítorí wípé gbólóhùn tìjárọ̀ zakara Allah subhanahu wa ta'ala fil Qur'an ghayra marra ọlọ́run wí gbólóhùn òwò síse ní al-Qur'an tí èsẹ́ ẹ̀kan wípé mẹ́díṣù lọ́lọ́run bá fi ṣe fún kárakátà kí lọ́n fi ṣe o àpẹ̀lẹ́ ó gbé iyì ẹ̀yẹ fún káràkátà ẹjá sáré mú àyè mẹ́ta wá káwà ṣẹ̀ṣẹ̀ wà sọ́dì àkọ́kọ́ ní Suratul Nisa ọlọ́ni bada ọdún ṣẹta rajim ya ayyuhal ladhina amanu ọlọ́run kò yẹ̀wọ̀ rúrú la ara yín owó ara yín láàrin ara yín lọ́nà bàjẹ́ mo ní wà náírà lọ bí ó ṣe di tún náírà látọ̀dọ̀ ọmọ nìkìlákejì ìyìn gbọ́dọ̀ gbígbọ́nà bàjẹ́ ọlọ́ni ní ṣùgbọ́n o o lè ní 1000 lọ kọ́ jẹ́ pé lára ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní 1000 padà ní 1003 ọ̀nà wo illa an takuna tijaratan

ó gorí 1000 1005 mi tí mo fi ṣòwò ọlọ́n lélẹ́yìn mo ṣe ní àlàálì fún yín nítorí pé ẹn tó fún 500 naira yìí tó lé tó fún 2000 tí wọ́n sẹ́sẹ̀ wà áyọ ogun tó fi pè lò ń bẹ́ tó jẹ́ 15 inú ẹ̀dùn dọ́nà ó tún kí ọ sẹ́mọ̀ pọ́pọ̀lọpọ̀ ẹjí mara jàdọ́dọ́ a ẹ̀ṣẹ́ o torí pé àṣàbòsìsí àgbà jẹ́mọ́ yìí sọ̀rọ̀ máa tàtàpá o mọ̀ ń pé èèyàn jèrè lórí ọjà tọ́ta sátà àtàpá ní ẹ̀sáfihàn lẹ ọ̀rọ̀ ọjọ́ mi nìyàn ọlọ́ni ọ̀nà tówó yín lè máa gbàdọ̀wọ́ ara yín ọ̀nà yọnúsì ni ọ̀nà àfẹ́ ọ̀nà àdúà ni ọ̀nà kóríyà ni ti ó sì dákọ̀ ẹ̀ ni ó ní a mẹ́jẹ̀ wá ń rẹ̀ kéyàn wá gbédà wa wá èyàn ọgbọ̀kọ́ náà láti fi gbéyàn láti fi kẹsí bí kejì ọwádú gbogbo ẹmà mọ̀ pọ̀ ń fẹ́ kọjá ń bí lé torí yọ́ bà fẹ́ burú ma sá ìlúmí ètètì rí ọbọ̀lẹ̀ mọ́ gbọ́kọ̀ kalẹ̀ mímí òróórekó sí ẹ̀yìn sí ìrìn ìlọ́lẹ́gbẹ̀ẹ́mí kọ̀ẹ́kẹ́ ẹgbọ́ yé wípé kò sí pọ́mọ́nú ọkọ̀ yí mo fi páàkì kàbàbí ọya 1000 naira ẹ̀rẹ̀ ma kọjá kọ̀kan 1000 naira ìyàtọ̀ ń bẹ láàrin òun àti wọ́rọ̀d wọ́rọ̀d wọ́rọ̀d ẹjọ́ sọwárọ̀ mi ò ní change wọ́rọ̀d wọ́rọ̀d wọ́rọ̀d káàkiri naira ni ó láti bí o mo gbé nǹkan kalẹ̀ àwọn ẹ̀ náà sì òun kàrù kóòtù rẹ́rin ó ti kó ti kún ah, ẹjọ́ tó rọlọ ẹjẹ́ manéjì lẹ́gbẹ̀kan bí wọ́n sanwó ipẹ́ ẹ̀dàkùtọ̀ lọ mọ́ lọ́bí sẹ́ni ọlọ́run kọ́kọ́ gbé iyì ó gbé fún káràkátà ó dé ní ẹlẹ́ẹ̀kejì nínú Fatir alọ́sọ̀lá sọ wípé innal ladhina yatluna kitaba Allah sí ẹ̀rẹ́ tẹ́ mọ́ kàkùrá ní ẹ a wà á ń fàkún rọ̀zàkùnáwò sírran wà láníyà wọ́n tó wá máa nánú ta fún wọn ní kọ̀rọ̀ ní gbangba yẹ́rù júnà ti járọ̀tán lántàbúrù àdébí sọ fún wípé wọ́n sì ń retí owó tí ó ní parun owó tó fò ní wọnú ẹ̀ kó owó tí ọmọ kọ̀ sáárọ̀ ibi tí mọ̀ bá wọ́n stọ̀ rẹ̀ sí wọ́n gbà lẹ́kùn rẹ́rẹ́ báyìí tí nǹkan kò ní ní mẹ́ ọlọ́run ló gbólóhùn owó fún iṣẹ́ èrè tàà ń iwájú rẹ̀ ó fi gbé yìí owó ó méjì ẹlẹ́ẹ̀kẹta nínú sọ́tù sọ́f ọlọ́ni ya ayyuha alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim ṣe létíkẹ́ ẹ̀tù gbọ́n mọ́ fẹ́ sọ yìí lágbòye ṣe ń tọ́ka yín sówò kan tẹ́ẹ̀ bá ti sówó ìyà tí mo pakalẹ̀ láti fi ìbínú mi hàn sáwọn èèyàn kan báyìí báyìí ẹ̀ẹ̀ni nípìnú ìyàwó ọlọ́ni tu'minuna billahi wa rasulihi ẹgbẹ̀mí ọlọ́wọ̀n bá gbọ́wọ́ tí ń bá ṣe nǹkan ẹfi ti sọ́dọ̀ mi o ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa bó bá rí ó dùn wà tó kábúrú ọ̀bá ti tẹnu wa jáde ànábì ní ọlọ́run sọ pé àwọn èèyàn wọ́dọ̀ náà tí ìgbà olólùfẹ́ rú mi kan rí kọ́ wá ẹwà wà ìmọ̀yẹ ilẹ̀ pàdìjẹ̀ náà tó ń kálukú fẹ́nu ẹ̀ tí pé ah ẹ sì payá sàdíà gbogbo sì sètò ẹ̀ẹ̀jì odó jẹun mẹ́ ah ah ẹ̀yìn àjẹ́ àdúgbò yìí kọ́mọ̀ ìpé kọ̀ọ̀kan lẹ́mà pàwá èmi náà kú ò ládúgbò yìí kóṣò tó parí ní ah mọ̀ràbúlí láìláìlá wọ́n dẹ̀ fàwọn wáyé láti Amẹ́ríkà wọ́n dẹ̀ yàwọn wérè ah ayé lè o èmi táwọn afá ń bá ti sọ̀rọ̀ mọ́sálásí báyìí èmi máa yí mú sí ẹni because kí ló yé wọn ayé ayé in tí ò yé ẹni jayé ayé mẹ́ o àìmọye dáadáa ní tí mú in tọ́lọ̀ sí ṣe tún ṣe lọ subhanahu wa ta'ala wọ́n wá ní kí ló pàtàkì bí fi lóókọ̀ yìí anábì ló kọ̀ yìí láti lè bá sọ fún wọn wípé iyì ẹ̀yẹ tọ́lọ̀ ń gbé fún òwò kó tó di pé yóò rí àfikọ́ wà ní àwọn tọ́lọ̀ sọ̀rọ̀ ní súrọ́tù kìíní o súrọ́tù Nur rijalun tí wọ́n máa jẹ́lé ọlọ́run kọ́ wà ní bó ṣe yíó wà tí è pààyàn ilẹ̀ àwọn tó jẹ́ pé kátàkàrà kèèkó wọn láì rojú mọ́wà sí tọ́lọ́ àwambọ̀ ànábì ti dọ́jà alhamdulillah mẹ́jọ bárandàmá ẹmà jọ́nsọ́wò rádaràdá náà lọ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ táà fi fún tún màmá kẹwẹ́ èmìtàwẹ́ bọ́jà ìṣètò àfà bẹ́ẹ̀bá bàrọ̀ bẹ́ẹ̀bá bọ̀ sí wọ́n ti kó ọ̀rọ̀ yẹn wá kí lẹ́lẹ́ rà lọ́dọ̀ wọn tó lọ́jà tó rà ní òtún wá rí mi sáré wọ́n ní pò wọ́n rà mọ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀ hmm. ká tó dájọ́ ìmọ́ kọ́kọ́ fẹ́ mọ́ ìmì tí mọ́ ń sọ̀rọ̀ yìí ọjà lólórí ti ẹ̀lọ́tọ́ èmi sí ájó ọkọ̀ tí yíò mọ̀ wá fọ́ gbáyà lórí rẹ̀ sọ́ọ̀mà rámù ti bẹ́mi tó sì sọ́ọ̀mà àlálì rẹ̀ asambo ó sí ọlọ́run wá ní in tó gbé mi wá sọ́jà tí mo wá sọ fún yín ìrìwáyà ìwá pẹ̀ka ọ̀nà bí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ inna shaitana wal ithma yahdurani al-bay'a ṣe ẹ̀rẹ́ sùtẹ̀ wo àti ẹ̀ẹ̀sẹ̀ àwọn méjèèjì ni máa ń wá sí ọ̀dọ̀ ọlọ́jà nígbàtí kọ́sọ̀mà rẹ̀ bá ti dé èṣù ọ wà lójú ẹsẹ̀ nísìn yọ ma rán sẹ́ẹ̀sì mọ̀ wípé ọlọ́jà ara èrè tọ́ jẹ nígbàtí nkọ́sẹ́ owó owó ẹn tí ó gbọ̀n ní máa sọ pé kí ní ẹnkọ́ mẹ́ ẹ̀yìn náà wá sọ fún wípé kò síbó ológun ọdún láyé tó súnmọ́ owó o lè rí tí ẹnkọ́ mẹ́ torí tí ò sí fojú ní ẹnkọ́ mẹ́ owó sẹ́ in e, tí ma ń fọ ọpọlọ gbogbo ọgbà in tó wá kó bá wọn olówó o náà lè rè tí ẹ jẹ níbi tí ẹ lọ kọ́n kí lè rè o ní wípé wọ́n máa ma lẹ́gù ọpọlọ gbogbo ran àwọn èèyàn wọ́n sì lè borí rẹ̀ tí ẹ̀ bá jólówó tó tọ́ tọ́gbọ́jà kalẹ̀ ẹni tó wá nẹ́jà ojú ẹsẹ̀ ẹ́ sì máa mọ́rúsẹ́ tí ń ṣe òṣìṣẹ́ ìjọba délé ó ń ṣe oṣù ni nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ agbẹ́sìmọ̀ ẹ̀ẹ́mà olówó lèmi mọ̀kọ̀ tí èé ṣe ọ̀ngọ̀ ya nǹkan nǹkan lọ jókòó mẹ́ wọ́n dọ́gbọ́n fojú sí rọ́ tí mo rẹ pé ìyọ̀dún báyìí mọ̀mẹ́lọ́dọ̀ gáà mi ìyọ̀dún báyìí ọdún báyìí ni fi mílẹ̀ ilé mo sì ń ṣe tí mi lọ sùn díyà ní ìsáàfẹ́ ẹlẹ́gbẹ́

tó bá jẹ́ tí ń tarú ọjà yí gangan ṣùgbọ́n ilẹ̀ mọ́bá lójijì lé bùkátà sí tọ́dọ̀ yín ẹ̀ẹ́mà bí ó sì máa nájà àtàwọn gbólóhùn tí ó máa jáde látẹnu rẹ̀ tó bá sì jẹ́ tí ó mọ́ ń pọ ọjà rárá bí aró oko tó wálé kọ mọ́ ń pẹ̀ ẹ̀ẹ́mà ó mì pé ìntà nǹkan bí kò síbi tí ìlébọ̀ yìí sí mo lè bọ́ láúdù ẹ̀ mo lè yílẹ̀ padà ṣe pẹ̀lú mi ẹwọ àdúwà tánà bí i ṣe ń dóní tánsọ ọlọ́ni ìkẹ́ mi ò ní ìjálọ́dọ̀ ẹ̀rú ọ̀hún ta ló samhan ìdábáà bó bá fẹ́ tajà alámòjúnú ẹ̀dá ni ó ní ìdí tánà bí i fi sọ bẹ́ ìdínà láti jọ mẹ́láàrin ara wáyé àti inú àtòdé nkẹ́ mọ́mà táwọn ẹlòmí ìgbà mí ẹlòmí ọmọ fòkẹ́tọ̀ bá tajà tán jama so le sọ pé kọ́lọ̀ òun se bá náà fara lé òun kan kó ní òkú ọwọ́ bá ẹ̀tún àwẹ̀ tó kọ́ ọwọ́ tí lóyìn fi ń dùn ó tó sàdúwà fún yẹn ah, ẹ̀sì wá sí dáadáa sí mi tó báyìí ah, ẹ̀ẹ̀ni rí pàjú ẹmẹ́sà mi o kóntọ̀ ọmọ́sà mi torí pé ní àgbésẹ́ àmbọ̀ alìbìsọ̀rọ̀ sọ́lám ọ wá ń sọ fún wa wípé ẹ̀yin ará ọjà yìí tẹ́ bá ti fẹ́ tà tẹ́ fẹ́ rà èṣù òde èṣù tí ó sì jí èṣù òde ni wípé ẹ ń fẹ́ tajà yìí òun lọ́dà gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti ní rírí ẹ ń fẹ́ rajà lọ mẹ́ẹ̀kẹ́ kọmọ̀tún kọmùsì èṣù ọwà dé sọ́ọ̀mọ̀ pé ọjà ìnáà lẹ́yìn ẹ̀yin méjì kò tó sẹ́ tó tó lọ́jà ìmáwó síwà tí wà tó tí ń sàdúwà sọ ọmọ sọ káì masalasi yóò tó wá máa rẹ̀yẹ̀ lè títí ẹ̀sọ́rá ni àtọ́lọ́ pé wọ́lọ́ jẹ́ ìsanwọ́ lọ lé tí ó ń tèmi so gbogbolo nǹkan sọ lẹ́ẹ̀kan wípé àwọn èèyàn ń sì tún ní ìdìsí tó bá ti dẹwọ́ ní ìsìn ọgọ́rẹ̀ ẹni ẹ̀ in tó bá ti tàfún wà lè ìsìnmà bẹ́sù bá ti dé ẹ̀sẹ̀ náà ó dè riwaya kan wa bawo riwaya mi wa wipe in to je ki wa beyin aro oja ina bayakum hadha katakara yi ta insei yaqaw fihi al-lagu wal kadhib lagu oni awon oro ti o bara awon mu oro wona wona ima sele ti ba ti fe taja ati ro ríwáyà kejìnú ẹlẹ́ẹ̀kẹta wá wípé àrílágùn yẹn hálífù wọ́bẹ̀ padà nítorí wípé ìbúra kéyìn ò búra tajà òun kọ́ ni àrọ́mù ìbúra tí ó pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ tí ó wà jẹ́ lórí irọ́ wàlìkẹ́rì ẹ̀ẹ̀ sábà bọ́m̀bí ìfirọ́ tajà ẹ̀ẹ̀ sábà bọ́m̀bí ìfọlọ́ntajà pé ah subhanallah ah, ọlọ́run lè wá tó ah kò lè tó báyìí ah gbẹ̀rẹ̀ sọ fún lẹ́ẹ̀kẹ́ gbígbẹ́ tí ń tó àpò ah ọlọ́run kọ́rọ̀ kò ní ìdíkẹ́ ọlọ́run múra ah no kò lè dá lójú ni you are a muslim like eh, musulmi ni mi musulmi ni wàlá àní ẹ̀mọ́ fọlọ́run múra àwọn ọ̀rọ̀ jàwọn wà níbi lẹ́nu pé ọ̀ràn yíò kí ní káwọn wá sí ó ń sí ọlọ́run wá ní fàṣùgbúhù bidomi ṣin amúra tàbí ìṣàbà fàṣùgbúhù bisọ́dakọ̀ sí ẹ̀rẹ́ ìyàrá ọjà ti ní ìsọ̀sọ̀lúsà tó gbé mi kó lénu sí ẹ̀rẹ́ bá ti ń tàtà ìrátà tẹ́ bá ti ń lọlé lójoojúmọ́ yín lọ́pọ̀lọpọ̀ ọgbà lóòrèkóòrè tọba ìrọ̀rùn lójúmọ́ ní ọwà ẹ máa ṣe sàárà o múṣkílà wádìí fàṣùbú kátàkàrà yìí ẹ máa kílì bí máa ṣùgbù ìhlìtúhù bí sọ́dakọ̀ ẹ máa jẹ́ kí ìtọrẹ ẹ máa fi po kátàkàrà yíyẹn àwọn mímọ̀ wá ní kírísàn fi sọ́bá àkọ́kọ́ hàlẹ̀ àádì sọ́dákọ̀ mọ́ àyíyànà hàn ṣe n tó lówó fi máa ṣe sàárà ìjẹ́ sì sọ sọ́lọ ń sọ fánàbí pé nǹkan báyìí wọ́n ni lá jama ẹ̀dàkùtọ̀rọ̀lọ́ mọ́ fẹ́ ká gbọ́m yé mbí o nítorí pé a tún lè rí jẹgbóró dàgbà mí nígbà tí bàbá wa kan bẹ mọ́sálásí ọlọ́mọdọ̀rọ̀ wọn dárò wọ́n wá lọ́rẹ̀ kan mú fókò bọ̀rẹ̀ wọn lásìrí wọ́n wá wà lọ ìsáà ń sọ́rọ̀ ọ̀nà àmìyà wà láyé ọmọ àlùbáríkà ní àà ah, bàbá ní ẹ̀ kí lọ́pẹ̀ yà àti ẹ̀pẹ̀ yíye zánù zúrẹ̀ bí díẹ̀ wọ́n ni ọmọ pẹ́ kọ́rọ̀ zúrò ní àà ó láyé ẹ̀yà mo ti jẹ́ ń gbèsè àdúrà yìí gbọ́rọ̀ se tó oníkìtà kí ní ah, àínú tó se ń gbà Ramadan wà ní òtí ló ń jẹ fún mi báyìí bá ti wá ní ìsìn àwọn ń dáwọn àlejò lóhun bí wọ́n bá ti wọ́n gbára ojú rẹ̀ lára rẹ̀ yìí gbogbo tó sọ tó máa ìsìsẹ́ lára ó tọ́ ọba yá owó tí mo ti rí lọ́wọ́ ọ̀dọ́ tọ́tẹ́ àmì àyá ti àwọn ìbàjẹ́ kìí ṣe bá ńlá ń sọ o tẹ́lẹ̀ in tó fi jẹ́ kẹ́ àwọn ọmọ sọmọ́sẹ́ láhùn ẹlòmí ó tó gbé láti jímọ̀ àmì àyá yìí yẹn sẹ́yìn mọ́ ń tọ́ sọ fún yín pé kẹ́ mẹ́ sàárá irú sàárá o sí ṣáàrí ù bayyana àwọn mímọ̀ ní híyà sadaqatun ghayru muayyana kèé ṣe sàárà àti pé tí ń bá ti tasọ mẹ́wàá in gbọ́rọ̀ mọ́fà sí sàárà so àwọn ẹni ọlọ́ndẹ̀ ni wọ́n gbọ́dọ̀ wọ̀ ta àjà kan in gbọ́rọ̀ mọ́fà rọ́ anábí ọ̀wà àsálàyé ó dé ní ẹlẹ́ẹ̀kejì ìbúra ń bẹnu tánàbí wípé ẹ ṣe bẹ́ẹ̀ sì ní ìbúra láti tú palẹ̀ padà ó ní tọ́lọ ń sọ lórí rẹ̀ sí kàfàárọ́tù yẹ̀mínì rútín ni halifu yìí àbírù mi àwọn mímọ̀ ní kèése tí ìntọ́lọ ń sàlàyé fún àwọn ìntọ́lọ ń sàlàyé fún a mẹ́ta ni mo búra mo wá fẹ́ ṣe nǹkan tí mo búra lé lórí hun mo wá fẹ́ rí ń dáa jùlọ mo fẹ́ ṣe padà wọ́n bẹ́ mi àtìyàn parí ìjà mọ̀ wá ní ìjà olè ń parí wà láì tó délé ẹ̀mà láfẹ́ ni ọlọ́nkà bá dé jẹma ẹjí ogun ọkọ̀ jókòna jẹma ẹjá sọ pé ọdún ṣetán ọjẹ́ sẹ́rí ọ̀rọ̀ tó jáde náà Islam ní bọ́lọ́wà ẹlẹ́ ni ilé ọmọ ìyá yìí mùsùlùmí má ọ̀dà fáìn tí ẹ bá ti dá mi ló ń gbóló yìí èmi gan ní ìlú sí ìjà ìpé kíjà ọmọ parí má o ní kí ni nǹkan náà ẹni tó lónìí délé rẹ̀ mẹ́yìí tọ́ ọba kọ̀rọ̀ mọ́lẹ́nu ń jọ kan tọ́wádàkọ̀ ànàbí

tí wọ́n bá sì ní àfẹ́ bọ́lá ìní ìntẹ́ ma jẹ́ lù yí ní jókòó ẹ̀kan tó yóòyàn jẹ́mà ẹ̀ẹ̀lẹ́ fóúnjẹ tí bíkìlà ọjẹ́ ẹ̀ẹ̀lẹ́ gbé wánú ṣẹ̀rí àndélé yóò ẹ̀ẹ̀sì lé fi oúnjẹ tí dókítà náà ọjẹ́ ẹ̀ẹ̀lẹ́ gbé wánú ṣẹ̀rí à oúnjẹ táà ti mọ̀ wípé ẹn tí è ṣe pé nǹkankan míì wọ̀ kí ni tó lè dán

irú ran rẹ̀ rí àwọn àfáà ní gbogbo ń sówò ànábì ṣe yín lóore ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sí àbòsí síra yín wọ́n ní kí ni túnmọ̀ rí wọn ó fi sàárà ńlẹ̀ sẹ́mì yín kọ̀sọ̀ àsìkò ó fi déédé rẹ̀ lẹ̀ sẹ́mì yín kọ́ wá máa jó ń kálukú yọ tẹ́ bá wá wẹ ní ọ háwọ́dú lùwà ìmẹ́sì àwọ́sò wà ní àwọ́ ọ̀rọ̀rùn àà ah, ah, ẹbá ti ẹ̀mọ́ tí ọ̀nà ilẹ̀ haúsá wí nìsìn oríbárí yẹ ní kò ṣe wọ plane lọ kèlò èlò náà láti ń ṣòwò ó ń ṣòwò ní ọgbọ́dọ̀ àwọ́ ó ń ṣòwò ní ọgbọ́dọ̀ jẹ́ká anábìsì ti ṣe yín lóore kọ̀sọ́yé ah, gbogbo ń ṣòwò tí èbá ti ṣe sàárà ọ̀ràn ń bẹ lọ́rùn rẹ̀ tọ̀pọ̀ o sí ọlọ́run wa ní ṣe wá rí wípé òwò yìí èsù ọwà bẹ́ tóòtọ́ ẹ parọ́ kí sí pánàbí fi ń túwà alẹ̀ ṣùgbọ́n fi ń sọ fún wípé tó bá ti pọ̀ nínú ẹ̀mí láti máa ṣe sàárà ẹ lè fúyẹ́ lẹ́sẹ̀ nídìí òwò yẹn ṣùgbọ́n tí è bá ṣe ọ̀rọ̀ rẹ̀ ó kíra ò ìntẹ́wà fi máa yọ́lọ̀ ọba nọ́nà tẹ́fì máa yọ́lọ̀ nọ́nà tí ó sì máa sọ ìmọ́lọ̀ ní gbogbogbà kọ́nà sa ní wa gbogbo àwa tí ó pín sí di karakata mẹ́jẹ̀ agbábẹ̀ wọ́n náà wọ́n lájẹ́kùn oṣù rẹ̀ o bẹ́ẹ̀ sì ni ayé ọ̀nà ẹ̀yìn tẹ́ ẹ máa kó tọ́pọ̀ jù ń àwọn karakata náà ni mélòó ni ìjọba àwọn ìjọba náà wọ́n tún bá ní ọjà bẹ́rẹ̀ bá tó parí bá ní ìsìn nírọ̀lẹ̀ ó tún ti níbi o wọ́n bá ní wá ọjà náà wọ́n ẹlẹ́à anẹ́tẹ̀ tó ti ń yọ ṣọ́ọ̀bù sọ́jà ẹ̀ẹ̀sì bá ń ra nǹkan náà mà tún láwọ ọkọ̀ ẹlẹ́à àà ẹgbẹ́ ìbà tún ara jáwọ jẹun tẹ ẹlẹ́fẹ́ rà torí náà mọ́ mẹ́wà ẹlẹ́lẹ́lẹ́à aná ọmọ sọ́bá ń fún wa gbogbo ẹ̀ ti wá inshallah rahman ká mú mo fẹ́ ká stọ́ọ̀pù ibi tàdé ká fi mú àwọn àsọtẹ́lẹ̀ mi tí Lukman sọ ṣùgbọ́n bí abọ́rọ̀dé a gbọ́dọ̀ mọ́sọ ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú báràndà o ní ọwà jẹ́ jímá ti ń bọ̀ a ní kí ń jẹ́ báràndà ṣe pìlẹ̀ rẹ̀ nínú islamu so lóòkọ́ tó bá lóòkọ́ só ní mẹ́jẹ̀mú tó bá ní mẹ́jẹ̀mú só ní àwọn òpó tó gbé lọ bákanáà kí sí ilẹ̀ rẹ̀ nílẹ̀ tàbí wà súnnà níbùra àwọn èèyàn lò sí tó fi mímú lọ́lọ́wọ́ ọba lọ bí idnillahi al-wahid al-qahhar in tí ó jẹ́ kútùbà àjọ mẹ́jọ ò ìdájọ́ samsaro fil islam insha allah rahman kàmbà àfíra wá sínú gbó dúdú sán kátólọ̀ bọ̀bí torí pé gbogbo èèyàn ní ìsìn gbogbo ọjà kọ̀ọ̀kan ilò tí ló ń báranda tó sì ní agbára àti bí ẹ operating bẹ́ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wà kírù mọ́sálásí mọ́ torí pé ń ṣe báranda torí pàmì sọ gbóyọ̀ wọ́ná kò sì wà mọ́sálásí mọ́ ẹlòmí àdánwò lọ́sọ́dì nínú àtàdàwò ìjọba wa a ń kẹ́ ti lọ ọjálè ní ọjálè tí bàràndà inú tó wá sẹ́pẹ́rẹ́ só lè ní abíkúkí wà lélẹ̀ nìsí ẹ̀mí rẹ̀ ò tí ẹ̀ fàmẹ́símà torí ẹ̀ sọ fún pé ẹ bá ti ṣe bàràndà iná ní jẹ́ o yóò sì wọ́ná jẹ́mà ẹjẹ́ a ma ń tó dé àti nǹkan tó túná kó ń kálùkọ́ wá wo bóhùn sí ń ọ̀pẹ́rẹ́ títì tóhun inṣàlá rahman in kana fil baqiya ibi tá ti máa tẹ̀síwájú ní fil khutbatil alhamdulillah الحمد لله الذي توحد بالكمال وانفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمتنا أوصيكم ونفسي بتقوى الله فهذه وصية رب العالمين من خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا ربكم اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى امتن على عبد من عباده ليس بنبي ولا رسول لكنه ولي من أولياء الله وصفي من أصياء سبحانه وتعالى هل هو فشكر هذه النعمة بأن رب ابنه تربية سماوية إلهية وأوصاه بوصايا عديدة حكى الله سبحانه وتعالى بعضها في كتاب العزيز حتى بلغ قوله يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر وجاء رسول الله صلى الله عليه وسلم مبينا للآداب المتعلقة بالأمر بالمعروف والنهي عن المنكر صلوات ربي وسلم عليه ومن ذلكم أن أهل السوق من رأى فيهم منكرا وعنده قدرة على تغييره لا يجلس في بيته حتى يغيره وإن استطاع أن يغير جميع فليفعل وإن استطاع أن يغير بعضا فليفعل على قدر استطاعته ومن ذلك ما جاء من شأن صلى الله عليه وسلم أنه توجه إلى السوق فقال يا معشر التجار إن التجار يبعثون يوم القيامة فجار الحديد ومن صنيع ذلك ما جاء في السنن عند أبي داود وفي السنن عند الترمذي وفي السنن عند ابن ماجه من حديث قيس ابن أبي غرزة رضي الله تعالى عنه أرضاه النبي صلى الله عليه وسلم خرج عليهم وهم في السوق وقال وكنا في يد الرسول صلى الله عليه وسلم نسمى السماسرة فسمانا باسم هو أحسن منه فقال يا معشر التجار إن الشيطان والإثم يحضران بيئكم فشوبوا بيئكم بالصدقة وفي رواية إن هذا البيت يقع فيه الحلف والكذب وفي رواية اللغو والكذب فشوبوه بالصدقة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر العلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم أتى أهل السور وحذرهم أما يقع في بيعهم حتى ساعدهم على إيمانهم فسماهم باسم أحسن مما سموا به أنفسهم وسماه الناس كانوا سموا أنفسهم بالسماسرة والرسول صلوات ربي وسلام عليه سماهم التجار فإن الله سبحانه وتعالى مدح التجارة في كتاب العزيز في آيات عديدة بل في مواضع كثيرة من منها قول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم الآية وفي الأخرى قال الله سبحانه وتسامى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ومنها قول الله سبحانه وتعالى في سورة الصف يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ومن هنا عرف آن العلم أن الأصل في السمسر التوسط بين المتعاقدين لإمضاء البيت وكذلك التاجر فإنه يتصرف في رأس ماله طلبا للربح فإذا كان فإذا كان لفظ السمسر والتجارة عبارتان عن التصرف في الازدياد في رأس المال أو فيما عند الإنسان فإن العرب سموا التجار سماسرة لأجل هذا لكن في العنف العام في السماسرة نقص وفي التجار زيادة مدح لذلك عاد الرسول صلى الله عليه وسلم عن السماسرة وسماهم بالتجار ثم أعلمهم صائب النبوة أن الشيطان والإثم أو الحلف والكذب أو اللغو والكذب والحلف, والحلف يحضران بيعنا وأمرهم أن يشوبوا أو أن يخلطوا بيعهم بالصدقة كل من يرجو لقاء الله ويريد الرحمن أن يغفر له جميع ذنوبه وهو تاجر لا بد له من الصدقة وصاحب النبوة ما بين هذه الصدقة جعلها مبهمة وهي صدقة غير معينة لا لوقت معين ولا لعدد معين ولا لنوع معين ولا لصنف معين لكن صاحب النبوة وكل هذا الأمر إلى كل بائع ومشتري حتى يتخلص من كيد الشيطان فيما تعلق بالآثام التجارية وبالحلف التجاري وبالكذب التجاري نسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى وأن يوفقنا على جميع أمورنا وأن يبارك لنا في بيعنا وأن يبارك لنا في تجارتنا وأن يجعلنا من عباده الصالحين الصادقين وهو على ذلك قدير وبالجبل الجدير اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك أداء الدين اللهم ربنا دمر عاداك أداء الدين اللهم ربنا وفق هذه الأمة لما تحب وترضى اللهم اجمع شتات للمسلمين ووحد صفوف للمسلمين وأسل أحوال شباب المسلمين يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا كلنا ذنوبنا فإنك غفور رحيم اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحية ثابتة من صلى علي صلاة صلى الله عليه بها أشرا اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا استو استو واعتدلوا استو <laughs> الله أكبر <laughs>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 ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملون آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم ما دلهم على موته إلا إلا دار الأرض تأكل من سأته فلما خر تبينت الجن تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر